إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله Allah subhanahu wa ta'ala a da tọrọ alikun ikẹ́ àti gẹ fún annabuwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam na ibi tí a ti dúlà na wani wípé annabi Isa alaihi salam wọ́n fún wa ní annabi kan bọ̀ wá ní ismuhu Ahmad so àti uh, adẹ̀mú ẹnu bá díẹ̀ fọ́ra wa lánàá wípé ó dẹ̀ ní verse nínú tàdẹ̀mú kínáàpé verse kan wá nínú Bible lẹ́tún ṣe John chapter 15 verse 26 to 27 so that oníkálùkù náà lọ́wọ́ tó ń tí kí wọ́n ti bá wọn tú tú tú tú tú àmá èyí tó bá ta ammala aslu hadha al-kitab àbí èyí tó sì fẹ́ jẹ́ aslu jù yóò rí pé èyàn tí ànábì Ìsá sọ pé yóò wá yẹn ànábì ọlọ́run ọba ni léyìí tí ó wà lẹ́yìn rẹ̀ kìkí ṣe pé holy spirit kankan ní léyìí tẹ́ ń tú sí kò sí ẹni báyìí náà tán fẹ́ fi nínú ìwé the next thing tí a kàn mú inshallah ká má pẹ́mbẹ̀yẹn jù ó ní pé àwọn ẹ̀rí sì tún pọ̀ sí lórí ẹgúsìn ọlọ́run ọba ni wọ́n wọn ò dẹ̀ nípe nínú ìjọsìn so ọ̀rọ̀ àwọn prophecies àbáwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ yẹn èyí ò tún gba another ìjókó kí ẹ fẹ́rẹ̀ mẹ́kan nítorí yóò fẹ́ gba àwọn basto mi àwọn deep àlàyé mi tí ò ní fẹ́ sí àsìkò fún wọn bí mọ́ ẹ jẹ́ ká focus lórí àwọn èyí tá mú tẹ́lẹ̀ yẹn náà ni ìpé aláwọn ẹ̀rí nínú ìwé yín wípé ànábì Isa alayhi salam ẹrúsìn ọlọ́run ọba ni wọn ò dẹ̀ ní ìpé kankan nínú ìjọsìn uh, another verse ó wà nínú John chapter 17 verse 3 so ó wà nínú be pé kí náà ń pè uh, nínú John chapter so ẹjẹ́kẹ́ ní English wọ́n ní ó wà nínú bẹ̀yí pé wọ́n ní and this is life eternal that they might know that he the only true God and Jesus Christ whom do as sent and Jesus Christ who though as sent so verse yìí ń sọ fún wa níbi bí ìbáyìí ó dẹ̀ ń sọ fún àwọn tí wọ́n bá jẹ́ àwọn Christian kí wọ́n ṣe kí wọ́n pay attention sí eh, Ànábì Ìsá ń sọ nínú bí according to the Bible wípé eléyìí sì ní òun ni tàbí sọ Yorùbá wọ́n ní eléyìí sì ní ayérayé kan lè bá àmọ́ wípé ìwọ gangan ni Ọlọ́run ọba òdodo kan tó wà yẹ nínú John kálíbà mọ̀ pẹ́ta ni ìwọ nìkan ni ọlọ́run ọba òdodo tó wà àti jésù kristi tó wọ́n eléyìí yattafiq tamaman ma ma fil Qur'an ẹ̀rípáwọn lè wá sọ̀rẹ́ ha àwọn ibítà tó sọ pánà bí Isa òjíṣẹ́ ọlọ́run ni ẹrúsìn ọlọ́run ni èèyàn ni ó pọ̀ bámọ́nà Bible tí twist àti jésù kristi tó wọ́n tó bá di yamal kiyama tọ́lọ̀ bá sọ fún Ànábì Isa pé anta qulta lin nas ittakhiduni wa ummi ilahaini min dunillah tọ́lọ̀ sọ fáànù kòrán tó tí ó ṣẹlẹ̀ yamal kìyàmà ni ẹ̀ ọlọ́ọ̀lọ́ mọ̀ challenge wọn pé ó yá anábi isa dubai ẹ̀yin tẹ́lẹ̀yìn sí isa ẹ̀yin christian ó yá ẹ̀dọ́ sí bí jésù sí wọ́n ló sọ fún wọn kama sí ya ma dáwọn ló kama wọ́ báyìí qala subhanaka yóò ni mímọ̀ níjọ́ta wí tàbá ń dá nílò ìpé ó yá tàbá ń challenge kó dá ẹmú wá ibi tẹ́ ti ibi tí mo ti sọ pé ìbìlọ lọ́n ẹmú wá ẹtún wọn lọ rí university yìí mẹ́ka ẹ̀yìn orí náà rí nígbà tẹ̀wà láyé ẹ̀rí náà rí wípé ọlọ́run ọbẹ̀ yọ̀kan ni àti jésù kristi tó ṣe kí ni tó rán gẹ́gẹ́ bí òjíṣẹ́ ni ṣẹ́gbẹ́ bí bá mùsùlùmí dẹ̀ rí bí ànábì Ìsá alayhi salatu wassalam kí náà ń pè òjíṣẹ́ ọlọ́run ọba ni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó rán sí wa aníwò ní ìpín kankan nínú ìmá so kò tọ́fẹ́ ní kankan láti má jọ́sìn fún Ànábì Isa alayhi salam kí wá ni mùsùlùmí kí ni mùsùlùmí wà wá débi kí náà ń pè kí ni mùsùlùmí wà débi ìmá tẹ̀lé wọn lọ síbi ilé ìjọsìn lè tẹ́ ti ń sin nǹkan mí dẹ́yìn Allah tẹ́ ti ń sin èèyàn àdẹ̀jísọ láwọn òjò kó tó kọjá orísìírísìí náà yí pé kò sí yàtọ̀ láàrin èyàn tó ń jọ́sìn fún ànábì Isa alayhi salam àtẹni tó ń jọ́sìn fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò dẹ̀ sí yàtọ̀ láàrin ẹni tó ń jọ́sìn fún mo ní bùkátà sí nǹkan Ọlọ́run ló ní ṣe kíní yìí mo fẹ́ bímọ yìí gbọ́dọ̀ pé jésù pé jésù kristi fún mi lọ́mà gẹ́gẹ́ bí n ṣe gbọ́dọ̀ pé ànábì muhammadu fún mi lọ́mà yìí gbọ́dọ̀ pé ibrahim fún mi lọ́mà gbogbo àwọn ènìyàn òjíṣẹ́ ọlọ́run ni wọ́n èèyàn ni wọ́n ẹni eré ni wọ́n tó bá níwọ̀n iṣẹ́ ní eré orí kìí ṣe mùsùlùmí iṣù wa ni wípé sánwá lẹ́tọ̀ sí ká máa sìn wọ́n mú lẹ́tọ̀ sí wàláhì mú lẹ́tọ̀ sí ẹ jẹ́ ká pa yìí máa sin ẹlòmíì dẹ́yìn aláàkápá ní fún ọlọ́run mélòó ni Abraham Joseph ọlọ́run mélòó ọlọ́run wo ni Moses jọ́sìn fún ṣé ńgbà tí Moses lọ ń bá ọlọ́run bá tó lọ ń gbàtà ṣé mẹ́ta náà ni tí wọ́n sì tí ìbí Jésù ń gbàtà wí ọlọ́run mélòó ni Adam joseph fún tó ti kọ́ mọ́ ń twist orísìírísìí àwọn nǹkan example mo rántí nǹkan nínú Genesis gbogbo bí tó ti lọ wí wí wí wí wí ń wọ́n ní pé mẹ́ta ni wí lè jẹ́ 50 kólò lè jẹ́ 1 million kí ló ń dàmú ààrẹ sí wọ́n ma ń lo wí fún tààvìm ọlọ́mọ mẹ́rin mẹ́rin Qur'an nahnu khalaqnakum nahnu nahnu yẹn al'azọ́mà ni kìbìrìyàú nahnu yí pé àwa ni bí tí yẹn bá débì kan tàbá nípa ta ní fìyà jẹ́ nìkan ni àwa la fìyà jẹ́ èmi nìkan sí àwa ni àwàlá ní kò ààrin àwàlá ní ẹ̀yìn mélòó mélòó bẹ́ẹ̀ lọ́lọ́mọ́ lónú Kùránì wọ́n wà nínú Genesis Ọlọ́run sọ pé we create wọ́n ni wú yẹn wọ́n tọ́ka sí the father the kílẹ̀ ń dàmọ́ra yìí sí ó wà nínú èdè ìbò kò sédè tí ò sí pé máa lo wí àwa fún a single individual al-mu'azzimu nafsahu èyàn tó ń gbéra gẹ̀gá pé àwa ni wá fún mi pé ibi tí Abraham tó wà yìí pé ó wá sọ pé Ọlọ́run mẹ́ta lọ́kan the father the son and the holy spirit so maduru iju tó bá lọ ka ìtàn so okay before it used to be two ìyẹn lọ fún hundreds of years it was the, it was Mary and Jesus initially in fact initially it was Jesus alone ká tó adofa holy Mary sí àwọn Catholic wọ́n spend the hundreds of years hundreds centuries centuries over centuries wọ́n padà sí àwọn òjò kókọ̀ kan pé ẹ jẹ́ kó jẹ́ 3 and there are many variations many contradictions discrepancies àwọn kan tí ó lọ tí ó orísìírísìí nǹkan Christmas tán ṣe tán ṣe kìíní kan tí ó tó ti ń súnmọ́ yínbọ̀ táwọn mùsùlùmí ó súnmọ́ kíra wọn kó ọdún àwọn kèfèrí fún ọmọ adúgbà tán ti ṣe ní wọ́n ti ṣe ní wọ́n ti ṣe ní August wọ́n ti ṣe ní June wọ́n ti ṣe ní different different month èwo gangan níbẹ̀ ká tó padà conclude sí December 25 léè tó jẹ́ ọdún táwọn rómù máa ń ṣe ìkan nínú àwọn òsà wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni January 1 yíò àmọ́ ọdún ìtẹbára àwọn mùsùlùmí àtàwọn tẹ́kẹ̀rẹ̀ aláàfà tàbá ń jà fún kíní o bá sọ pé kíní àwọn ọmọ jóúnjẹ Christian lọ àmà jóúnjẹ Christmas lọ ní o bá lójú ọdún kan náà sí ẹgbẹ́ kíní kẹ́ìf so ẹ ó ti clear pé ànítọ́lọ̀ bá ń sọ fún Al-Qur'ani sẹ́ in tó ṣẹlẹ̀ ní pé wọ́n tọwọ́ bọ afún wọn níwèé Ọlọ́run fi sàdẹ́wò fún ẹ pé ìwé ẹ̀dìmú wọ́n sì tọ́ọ̀bọ̀ wọ́n yọ wọ́n tíbọ̀ wọ́n yọ wọ́n tíbọ̀ wọ́n àti fún láwọn examples díẹ̀ díẹ̀ pé ilé tí ma kà fún ọlọ́run ilé yìí sọ́rọ̀ ọlọ́run lóòtọ́ ah, àwọn scholars of the Bible they have no option other than to submit èyí tí wọ́n ń jà sí tó ń dàmàrí lọ ka àwọn mọ̀kọ́dímọ̀ tó bá mọ́ nǹkan mọ̀kọ́dímọ̀ àwọn tẹ́ra yìí lọ ka introductions ka lọ sí new revised standard version of the Bible wọ́n ìwé ọlọ́run new revised standard version wọ́n mọ̀ revised. ìwé ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run àwọn èèyàn wà revised. pé no ilé no no no no no wọ́n ni kí o rí because it was the revised standard version before wọ́n ní pé revised standard version yẹ it contains so many errors lọ́ọ̀ká ó wà ń bẹ̀ ìgbóná kọ́ ó error yẹn ti pọ̀ jù àwọn ní láti revise ọ̀rọ̀ lọ tẹ́mi ó gbé lọ bọ́lọ̀ ọba láì tí fi wà lè jẹ́ náà ò náà revise láwọn ọmọ ọmọ mìtí láàká ìwọ̀n kú náà revise lè mùsùlùmí sí ń tẹ̀lé wọn lọ sílé ìjọsìn wọn ọdún ọ̀la tó fẹ́ lajú bóòlà sí fẹ́ sí káwọn ènìyàn sáà nífẹ̀ẹ́ àwọn ènìyàn gan wallahi tí ẹ̀ bá nífẹ̀ẹ́ yìí ó jẹ́ kó yé pé intense yìí ọ̀rọ̀ ọ̀gì tẹ́ bá sì lè kú lé lórí wọ́lá ìgbé gọ́yàtọ̀ lè kó bì ní ẹ ọmọ ọkọ̀ jẹ́ pé nílẹ̀ Yorùbá ah, Ọlọ́run kí ní kan wà tàmọ́ rò ni ìfẹ́ ìtàmọ́ ń pè nífẹ́ òun ló bá òjò wa ká mọ̀ jẹ́ kó bínú ńlá mélòó mélòó yẹn tí ó bínú ìbínú ni ó padà jọ wá síbi òdodo náà sétánù bí ò bá jíṣẹ́ kó ṣe gbogbo àwọn Abu Sufyan tẹ́padà á di musulmi lẹ́yìn ọdún mẹ́wàá tó fi gbógun ti Ànábì bá close to 19 years bẹ́ẹ̀ ni Abu Sufyan fi gbógun ti Ànábì sallallahu alaihi wasallam kó tó gba Islam ní fatu Makkah ṣe gbogbo àwọn tẹ́padà gba Islam gba àwọn Suhail bin Amr àwọn Safwan wọ́n pọ̀ nínú àwọn sọ̀nà àdídù Quraysh kódà gba àwọn Umar àwọn ọmọ ogun gbógun ti Ànábì tẹ́lẹ̀ ni wọ́n gbé yálà yagun ti Ànábì sallallahu alaihi wasallam ṣe é ṣe Khalid bin al-Walid Amr bin al-As Adi bin Abi bin bin Abi Hatim Christian ló tó ní padà gba Islam Abdullah bin Salam Jew ní tó padà gba Islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tánàbí ò bá dúró lórí pé a ní tẹ́ǹṣẹ̀ yí ọ̀rọ̀ gìsẹ́ ṣe wọ́n padà ronú padà tánàbí àmọ́ pàtí wọn pé ẹ̀sà dákẹ́ ẹ̀sà fún wọn lẹ́ oníkálùkù àwọn yóò àmọ́ kú lórí ẹbọ lójoojúmọ́ a sì máa pàtí pàtí pàtí ara wa wallahi tó bá di yamal kiyama ìgbà làwọn tí wọ́n kí náà ń pè àwọn èèyàn mọ iye àwọn wáàsí tẹ́ ma ń gbọ́ wípé ah mélòó mélòó wáàsí tó pé yóò lé òun sì ní ó tọ́tí ọkàn rẹ̀ pé chẹ́ṣì òdodo ní kí ní yíò kẹmọ́ parọ́ àwọn kàmọ́ fọwọ́ para wa lórí èyàn ń ṣe àgbákòlò eh, eh, gbọ́ọ̀lọ́n kan náà là ń sìn wallahi àsínà kankan uqsim billahi Allah ni àwa ń sin ọlọ́run ọba ẹyọ kẹ́ elédè ní another note another point in be so vastly clear lẹ́ẹ̀kan sí John chapter 17 wọ́n náà ma sí bó ṣe ń gbọ́ yẹn verse 3 wákà wá wòye sí wò pé ta ni Jesus whom thou has sent àwọn pastor yìí tún bá yí fi Holy Spirit tú wọ́n ni pé sent ẹni pé sent to come and die àwọn ni pé ṣe ok wọ́n rẹ̀ láti wá kú àbí ṣe wọ́n rẹ̀ láti wá kú àbí wọ́n force ẹ̀ láti wá kú tó wọ́n ni pé he willed ipé ó sì fi ẹ̀mí ara rẹ̀ lẹ̀ kọwàá ṣe bí tẹ́mọ́ tọ́mọ́ sọ fún inú báyìí nìyẹn ṣe èyàn ti ń ké lórí àgbélébù gẹ́gẹ́ bí n tẹ́ẹ̀kọ́ síbẹ̀ ti ń ké ah, ọlọ́run sì pa mí tí ṣe wọ́n sẹ́ndì ẹ̀ ni àbọ̀n fọ́sí ẹ̀ láti wá kú ìbéèrè tó mọ̀ bèèrè lọ́wọ́ ara ni àbí ṣe wí it was out of ṣe látọ̀ willingly ni ike mo fẹ́ kú ni àbí wọ́n fọ́sí ẹ̀ láti wá tán bá fọ́sí ẹni fi wọ́n sábò sí èyàn nítorí ẹ̀ṣẹ̀ tí ẹ̀yin sẹ́lọ́run ẹ̀yin tẹ́yìn sẹ́lọ́run ọlọ́run wá fìyà jẹ yín má ọlọ́run wá ní elé ìwọ ìmọ̀mọ̀ sábò sí rẹ ni kí lè bà fòójì eventually ó padà tún ajílẹ̀ lọ́jọ́ kẹta ìgé ẹ̀ṣẹ̀ tún dé padà ó wá ní ìṣù kan tí ẹni láti bá wọn Christian yẹn jùmbì ó ní pé ẹ̀ṣẹ̀ ó gẹ́gẹ́ ní Jésù wá kú fúnná wọ́n ni the original sin so ó láwọn concept kan tó bá ti rí bí ṣàlàyé fáwọn Christian that is all for Christianity àkọ́kọ́ ni the original sin wọ́n ni the original sin yẹ o ní ẹ̀ṣẹ̀ tí ànábì Adam ti kọmítì ọlọ́n sí jùyà ní Kùránì wà látẹ́sí wà zíọ̀rọ̀ tún kódé ẹ̀ṣẹ̀ ànábì Adam ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́n ti forí jìn mẹ́dà ẹ̀bẹ̀ ọkọ̀ mélòó mélòó àyàtùn ana wọ́n ní dásì ní ẹ ìtorí ẹ̀ṣẹ̀ yẹn ló fi jẹ́ pé obìnrin wọ́n máa ń fi ìnira bímọ sí bí jésù tukú fẹ́sẹ̀ klótẹ́sì tún fi ìnira bímọ dẹ̀ ní ó yìí ní klótẹ́ máa fi sọ pé kúnlẹ̀ àbíyàmà nítorí ẹ̀ṣẹ̀ yẹn òun wá ní pé ló fi jẹ́ pé ní Testament àwọn àlàyé tá máa àwọn long-winded speech tí ò sí kankan fún tí ò sí kankan bẹ́ẹ̀ o ní pé reason pé gbà yẹn tẹ́nìkan bá ṣe lọ́run ó máa need láti lọ dú ẹran fún atonement of sins kíní kan ògbà tí Jésù ti kú báyìí ẹ̀jẹ̀ rẹ̀ ti wá represent ẹ̀ ó tún wá ṣe kíní kan ó tún wá ṣe kíní kan gbogbo lè long-winded speech tí ò need ni a ní fún wa ní verse kan ní Bible tó sọ bẹ́ẹ̀ kul hatu burhanakum in kuntum àmúti wà nínú hikma Allah subhanahu wa ipé àwa ẹ̀dá àwà sáyé adẹ̀wà lo múdà díẹ̀ láyé a sì kí ni o a múdà àsìkò díẹ̀ láyé Ọlọ́run wà dẹ́wà wù láyé yìí láti lè wà wọn tí wọ́n jẹ́ àwọn olódodo àtàwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ní sin náà ọba subhanahu wa so there is nothing like the original sin there was no crucifixion it was fictional irọ́ fiction ni bí kìí ṣe nǹkan tó happen in reality tó bá fẹ́ sọ pé tó happen in reality ni ó dá fún mi ní narration ẹnu bible ó rí pé tó bá fún mi ní narration kẹ́yìn tí ma sọ yìí mo ti wé tó fún mi èmi wà fún ọ ní another conflicting contradicting one from the same bible mo fẹ́ kó fún mi ní orí ká ó yá ṣàlàyé story yẹn fún mi bó ìṣẹ̀lẹ̀ gbàtán kọ́kọ́ wá mú bóná kọ́kọ́ mú lọ gbàtán wá mú débẹ̀ kíní kan gbàtán wá kàn àwọn olè tó àwọn méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí náà sọ ẹ̀yìn tó bá kàbẹ́gbù ní ó ti mọ̀ gbọ́ ipé àfáì ti gẹ́ẹ̀tì wọ́n àwọn olè méjì yẹn kí ni ìsá sọ fún gẹ́bí tẹ́sọ ẹni èyìn tákàbá gbélébù yẹn kí ni ń wí fún wọn lórí àgbélébù mẹ́ni tó bá tó wá mú narration kàmá ti sọ kó mú narration kàdé tó bá ti mú dé báyìí hmm, níkàlọ́bọ̀ mú other contradicting ones wá ní so ti pé fiction lè this thing is fictional ọlọ́run sọ́nà Qur'an wọ́n gbé ẹni yìí lọ ànábì Ìsá ọlọ́run gbé lọ sí sẹ́mọ̀ni so wallahi kìí ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala bal ẹ̀wú sí ọlọ́run ọba ni òjísí ọlọ́run ọba ni ànábì ọlọ́run ọba ni naam ẹwà ma wo fásí o fásí láti parí lè ní inshallah wọ́n ni wà fí injil àìkínan pè tẹ́bàlọ nínú new testament so láti chapter 12 verse 28 to 30 Mark chapter 12 verse 28 to 30 ẹ mọ́gbọ́n tó wà ń bẹ̀ o ṣé kí wùlẹ̀ kan lágbára ni hmm. ó ní fàjá àwáhìdùn mínal kẹtàbàtì wà sàmí ahùn yàtà hawarun falamma rọ́a annahu ajabahum hasanan sa'alahu ayyata wasiyyatin hiya awwalul kull mo fẹ́ kí gbogbo akátẹ́ ti gbọ́fà sí فأجابه يسوع أن أول كل الوصايا يسمع يا إسرائيل أبو رب إلهنا واحد وتحب رب إلى إلهك من كل so lo si bi gbe ẹ jẹ́ ká English fún wa atun aka Yorùbá nínú Mark ní chapter yeba iso chapter 12 verse 28 to 30 wọ́n ní and one of the scribes came ìkan nínú àwọn àfá àwọn Jews wọ́n pè ní scribes wọ́n wá bá Ànábì Isa wọ́n wá bá Jesus kí ni kàtà wọ́n sọ fún wọn wọ́n wá ní pé oh sorry chapter 12 verse 32 lè 32 wọ́n wá ní pé and having heard them reasoning together nígbà tó wọ́n discuss and perceiving that he had answered them well àwọn yẹn question lọ́wọ́ Jesus on dáwọn lóhun but this scribe wá rí ó test Jesus ẹmọgbọ́wò ó wá bèèrè lọ́wọ́ rẹ̀ ẹmọgbọ́ ní which is the first commandment of all Kini akoko àkọ́kọ́ alìwàsíyàtù ula kí kẹ́ tó dáhùn nínú Islam kíkọ́kọ́ ní nǹkan tí ń jẹ́ the first commandment intagbọ̀n mọ́ṣútó kí ni aláwọ̀kọ́ ni atawhid kí lẹ́gbẹ̀ẹ́ ni atawhid ifradullahi bil ibad oníkájọ́sì fún ọlọ́run ọba nìkan àkídà mùsùlùmí náà gbogbo ẹ̀sìn wá tẹ́yẹ ibi tó jòkó lé ní kájọ́sì fún Allah nìkan ẹyọkan ẹyọkan ma gbọ́ o ah, kí ni what is the first commandment wallahi varsity tó fẹ́ tó bá jẹ́ christian kan fún pé kakini ìsẹ̀ kavasi ìsẹ̀ ẹmọ gbọ́n tí jesus fi dáwọn olóhun ó ní the first of all uh, of all commandment is so pé according to the christian faith today ó yẹ kó ní pé and the god is three in one bẹ́ẹ̀ ni àríbẹ̀ ọkọ̀ the father the son and the holy spirit ṣe pé tó yẹ kó sọ nìyà bí in táwọn ogbò bóyẹ kọ́ sọ ní ẹ in tó wá wà recorded ganu bible tó ń ti bẹ̀rún ṣe tọ́ọ̀bọ̀ tó o ní pé o children of Israel ẹ̀yàn ọmọ Israel ẹgbọ́ mi o the Lord ọlọ́run our God Our kí ló pè our àwa the Lord ọlọ́run ó lè mọ́ wà ọ our God tí ń jẹ́ ọlọ́run ọwa is one Lord la ilaha very clear so pẹ́lẹ̀ ò ní ìdíkọ́ ẹsẹ̀ tó ma ń sákàkiri ipẹ́ dìkíníkaná ń kèm dìkíníkaná ń wẹ́n ó yẹ kó ní pé the first commandment is Trinity wọ́n tó bá lọ inú Old Testament náà dáadáa lóòtọ́ bó sì máa rí bẹ́ẹ̀ nínú Jeremiah ọlọ́nkalósìn Zechariah ọlọ́nkalósìn Isaiah ọlọ́nkalósìn ó pọ̀ bẹ́ẹ̀ Hebron ọlọ́run ló sìn Solomon David gbogbo lè ọlọ́run kan náà sìn kódà nínú Old Testament fúnra rẹ̀ ìtọ́lọ́run sọ fún àánú Kùránì yẹn ó ti yí báyìí àrí lọ wó dáadáa ó rí pé it was a later invention kápọ̀dà sọ́ di mẹ́ta lọ̀kan yẹn it was a later invention ló jẹ́ kí a sì nídè ní iṣẹ́ àwọn Christians wọ́n jẹ́ táwọn takú pé yọrọ ni mẹ́ta lọ̀kan yẹn irọ́ ni ẹyọ kan náà ni ẹmọ́dára mọ́tàwọn ẹmọ́tàrawa because paul is very verse yìí tó túnmọ̀ sáàkà kiri má the lord our god is how many 3 20 50 is one ẹ̀tẹ́ni kàbádé tó bá ní pé 50 lọ́lọ́run kílẹ̀ in christian defense of life wà ní lọ́dọ̀ tó wọ́n 15 wà ní ó sì lọ́lọ́ gbogbo wí wí wí tẹ́yìn náà lóyẹ̀ ó sì lọ kó wá ẹnìpá sọ fún yín pé tẹ́bá ní pé son of god náà ń pè jésù ní bible wọ́n pọ̀ tán gbé son of god òun náà wá sa gbogbo ọjọ́ wá sa pẹ́pọ̀ 50 wá lọ́lọ́ dọ́tò ní 15 wà lọ́lọ́ kí wá lè sọ pé ní àárọ́rọ́ ah, o ah, pè ní disbeliever kí ni reason because ọlọ́run rẹ ti ju mẹ́ta lọ ara kọ̀wá tí ẹ̀gọ́dọ̀ pé mẹ́ta ẹ̀yọ̀ kẹgá ọlọ́run náà kò sí àtọ̀ láàrin tó gba in 1 àti 3 in and thou shall love thy lord thy god ẹ sì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run nínú oúnkà àwọn kọmánẹ́tẹ̀ fún ẹni ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run with all thy heart pẹ̀lú gbogbo ọkàn yín ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀ tààlọ́lọ́run yẹn our God tí gbogbo adọ́nsìn and with all thy soul àti gbogbo ẹ̀mí wa and with all thy mind àti gbogbo ẹ̀mí wa gbogbo ọkàn wa and with all thy strength àti gbogbo agbára wa Mark chapter 12 verse 28 to 30 so ilé gangan ni àkọ́kọ́ ẹ máa gbọ́ ó wà nínú Mark chapter eh, kínágbé ẹ̀yìn pàtàkì àdí 30 àbí ìgbà tó wá dé verse 32 scribe yẹn wá ń sọ fún pé and the scribe said àfá àwọn jíù yẹn wá sọ fún pé ẹ máa gbọ́ and the scribe said unto him ìkánà àwọn scribe yẹn wá sọ fún pé well master Jesus now verse. okay ẹ̀yin master thou hast said the truth tó wà ok mú á tún challenge ẹsẹ̀ so pé yẹ̀húdì jíù ni old testament ń bẹ lọ́wọ́ wọn àbí ó wá ní àwọn commandment yẹn bẹ ó wá fi ń challenge jesus kí ni first commandment ó ní tawhid àbí kásì náà lẹ́yọkan our god our kí ni jíù yẹn sọ fún pé ok thou art said the truth òdodo ló ti sọ yẹn Allahu Akbar Allah Akbar ó ní for there is one God ìyẹn tún ṣe tàwókìlì ní o wọ́n tún emphasize pé because lódodo ọlọ́run kan náà ló wà and there is none under or other but him la ilaha illallah mo fọ́lọ̀n bí ọ búùlù ṣe fẹ́ clear tó clarity wo la tún wá tó jọ lè lọ kí ní kan tọ́lọ̀ ma ń ṣe ọlọ́run ma ń ma ma ń ṣe tó ń ti bẹ́ẹ̀ bá ṣe lè dọ́gbọ́n sí ọlọ́run ó wá sí àwọn òdúrù kan fún bí tẹ́ ṣe kó lè bá mọ́ jẹ́ hujja against tán bá ka ilé fún ní day of judgment tó bá dúnwájú ọlọ́wọ́ bá tó bá ní ẹ that love you trinity mẹ́ta lọ́pẹ́ mo ti fẹ́ rí o ó wà mọ́ tó pọ̀ wájú ọlọ́run ó mọ́ jó pọ̀ ó mọ́ jó mi wájú ọlọ́run wọ́n wá clear gbókè tó ti bẹ́ẹ̀ ṣe change ẹ̀ tó bí lè sà lọ́dọ̀ yín gbàtán tọ́bọ̀ tọ́bọ̀ eléza lọ́dọ̀ yìí bá ń sí Mark chapter 12 verse 28 to 30 àwọn ni ò sí wá sí ah èyí tẹ́lẹ̀ yìí sí tẹ́lù lọ́lọ́run ó wá ní pé our Lord ohun gẹ́gẹ́ yọkàlá gbùdọ̀ mọ́ jọ́sìn fún níbulẹ̀ tí wá rí mẹ́ta lọ́kan lẹ́yìn Christian wọ́n ní ní verse 34 ní that chapter scribe wọn sọ fún Jesus pé though are not far from the kingdom of, of God ah pẹ̀lú tó sọ yíò ah oh jìnà sáàlì jẹ́nà òsìwáyé o ti súnmọ́ jẹ́nà òsìwáyé you dáayọ̀ rẹ̀ because of pé tawhid ni a sùn gbogbo khair wallahi gbogbo jọ́sìn tó bá jọ tí ò bá sí lórí ìsìn ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo ọlọ́run nígbà o inú náà sì lè ń bẹ́ẹ̀ lọ àmọ́ èyí tó bá wà lórí tawhid tó dó lórí ẹ̀sìn ọlọ́run kan náà ni

wa anna man wahadahu fa huwa qaribun ila ila malakutillah ẹni tó bá de se kin tó bá jọ́sìn fo Ọlọ́run bá wo lọ́kan ṣoṣo ó ti súnmọ́ aljanna Ọlọ́run idhan fayakunu man ashraka bihi aw ja'alahu thalitha thalatha ìtumọ̀ ni pé ni tó bá ṣe bọ pẹ̀lú Ọlọ́run àbí tó gbà ke mẹ́ta nínú ẹyọ kan ni ba'idan an malakutillah ele jìnà sí jọba Ọlọ́run o ìjọba Ọlọ́run kù dẹ̀dẹ̀ tamanwi ó wà ní àwọn tó jìnà sí ju ìwọ ló ń jọ́sìn fún mẹ́ta lọ́kan yìí ẹyọ kan gangan lànẹ́bì Ìsá jọ́sìn fún alánẹ́bì Ìsá wọn láti wọ́n ó forí kanlẹ̀ fún ta ní ewu bí táwọn Christian bẹ̀ẹ̀ sí wọn jẹ́ dìfà kò sì sí forí kanlẹ̀ nẹ́ẹ̀sì mọ́mọ́ tẹ́ tó máa fi àwọn àfóhùn bídá alẹ́ nẹ́ẹ̀sì Islam ní tẹ́fẹ́sì náà àwọn afijọ́ wà lẹ́nu ẹ̀ ẹgbọ́n ọ̀nà sẹ́yìn sí jọ́sìn mọ́sáàsì kan bẹ lọ́nà òkè mẹ́ ti máa lọlé wọ́lọ́hì ti máa lọ́lọ́ kan mọ́ òbí àchọ́tì nígbàtí mo fi ń gbé kí mẹ́yìn kò sí nínú ẹ̀kọ́ kí ẹmọ ké mọ́ lọ́hun mú tó nǹkan lọ́dọ̀ mọ́ ń ké mọ́ olúwa ṣe ṣe olúmọ̀ sọ fún dádì ẹ̀gẹ́ káàkiri ọkọ̀ gbíwá sí lẹ́fù èèyàn bàbá mi fún mi lọ́wọ́ ọkọ̀ fún mi lọ́wọ́ kíníkà kò ní ẹ̀bà ń di ọmọ mọ́lẹ̀ ẹ̀bà ń di mọ́lẹ̀ ọmọ yóò lẹ́kọ̀ọ́ ni ṣe mi lọ fẹ́ gbà nǹkan lọ́wọ́ tó ń ké mọ́ mi báyìí ti fẹ́ṣẹ̀ ìdánú àwọn náà mú kòkànlá àwọn náà mú kò àbájí àwọn náà sí báyìí yíká yéè yéè tí ìjọsìn lélẹ̀ wọ́n pọ̀ bẹ̀rún sáàmàsáàtì wọ́n pọ̀ bẹ̀rún àìmọ̀kan náà fi ń ṣẹ́sìn ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ sẹ́rí tẹ́bọ̀dú bá wá dákẹ́ in tó mọ́ ṣẹlẹ̀ ní pé àwọn upcoming generations yìí àwọn kan dàgbà ẹ̀fà àwọn kankan ti wọn in tán bá bá ń lẹ́ẹ̀ òun náà mọ̀ sí kíni òun náà mọ̀ sí tán bá padà wà mọ̀ kó dòdò kan wà wọn wà ní fìtẹ̀ lé òdòdó mọ́ wọ́n ni inna wajadna aba'ana ala ummah wa inna ala atharihim muqtadun ìgbàdìdá mọ́ bẹ̀rẹ̀ láti kàfà in tó wà nínú pìlẹ̀ sin wa ní yóò gbẹ́ ní tàbà bá wá ń senú now ẹjí ká wá tírèsì ìjọsìn àwọn kírísẹ̀n padà sínú bíbélì kò síjó bẹ̀ kò sílù mẹ́ àyàfà èyí tí Paul padà àdọ́fà sí bí àbí Colossians bí àbí Galatians àwọn act àtàwọn books of àwọn ti ìwé tí Paul padà tó ń add àwọn letters epistle letter letter tẹ́yẹ̀ ń kọ sáwọn ilẹ̀ ìwọ́n fi ń ṣèjọ́sìn nǹkan kọ lẹ́tà káàkiri ibi kan Galatians ó all oh, fools of Galatians ẹ̀yin òpònú ará Galatians ẹ̀dàpọ̀ ẹwọ dáwà fásitì rẹ̀ ẹ̀yìn òpòdó ara Nigeria lẹ́tà ni sọ́rọ̀ ọ̀dà sọ́rọ̀ Ọlọ́run ni ó ní ẹlóòtọ́ letter of Paul ni ṣe letter of Paul wà lọ́lọ́run ni ma fi ṣèjọsí ló jẹ́ pé ó gbá kíyàn scrutinize àwọn ìpìlẹ̀ ẹ̀sẹ̀ yí pé kí ní ìpìlẹ̀ àwọn kíní ẹ̀gẹ́sẹ̀ tó bá kàn kú lórí àwọn irú àwọn kíní tó kàn bá kàkiri eh wallahi àánú rẹ̀ ń ṣe mi àsìkò sì wà fún wallahi láti tètè mú dúdú àsìkò wà fún láti kí ni o láti ní mòdúdú gbogbo tá ń dámara wá kí náà ń pè ẹ̀yìn jésù ń bọ̀ wá kó wá e eh, jésù lẹ́nìkan tí ó kọlọ kankan o lẹ́yìn kó kú lórí ẹ̀sìn islam wala tamutunna illa wa antum muslimun ọlọ́run lẹ́ gbọ́dọ̀ kú àfi kẹ́ jẹ́ mùsùlùmí o ẹ̀sìn islam ìgẹ̀gẹ̀lẹ̀ sí òdodo kò sí ẹ̀sìn kankan bẹ́ẹ̀ni tó jòdodo tó yàtọ̀ sí ẹ̀sìn islam yìí wọn sínú ẹ̀sìn tí Ọlọ́run gbà gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ tí wá wo ẹ̀sìn Islam ìlà ọ̀nà mọ́ wa bóò ni o ni pé intanpi ní ẹ̀sìn Islam ìpìlẹ̀ o ni pé kí ẹ jọ́sìn fún Allah nìkan àwọn òfin ní ma ń yàtọ̀ ní ìsinmi òfin tọ́lọ́run fánà bí Ibrahim àwọn òfin pé ilé báyìí ẹ̀sìn ilé báyìí ẹ̀sìn ilé báyìí ní ma ń yàtọ̀ ó yàtọ̀ sí ti Musa yàtọ̀ sí ti Moses yàtọ̀ sí ti kínágbé Jesus gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà yàtọ̀ sí ti ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó láwọn kan mítọ̀ sí pọ́lọ̀ bá ti ṣe ní èèwọ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ pàmítì fáwọn mí inú àti pọ́lọ̀ pàmítì tẹ́lẹ̀ ọlọ́wọ́ sí kí ni yóò sí léwọ̀ fáwọn mí àmọ́ ìpìlẹ̀ ẹ̀sìn gbogbo àwọn ànẹ́bí Ọlọ́run látòkè délé ẹ̀sìn Islam ni which is ifradullahi bil ibada lọ́lọ́bìn sọ ní Kùránì pé shara'a lakum min ad-din ma wassa bihi Nuh walladhi awhayna ilayk wa ma wassayna bihi Ibrahim Ibrahim wa Musa Moses wa Isa àti Jesus kíni kíni ẹ an akimu dìí mú ní pé ẹ ṣe ẹ̀sìn ẹ establish ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ilé mìnìkan wà látàtà fáwọ́rọ́kù fi ẹ mọ́ pín na máa tẹ̀dùróhun ilé àwọn ẹlẹ́bọn tó ń pè wọ́n sí yóò mọ̀ Allahu yajtabi ilayhi man yasha wa yahdi ilayhi man yunib ọlọ́ba sì ní ma ń fà sọ́dọ̀ ẹni tó bá fẹ́ ọlọ́ba sì ní ma ń ṣe kíní o ní ma ń fọ́nà mẹni tó bá ronú kalẹ̀ pé eh n tán sọ ìlú tọ́ eh ẹjẹ́ ronú sí kíní yíò ọlọ́bọ̀ wà fòyọkan rẹ̀ sí kíní yóò fi mọ̀nà so ẹjẹ́ ká inshallah an Allah subhanahu wa ta'ala ó sì ní kàmí tó tún jẹ́ kọ́ símọ́tò inshallah aha so an bí Allah subhanahu wa ta'ala so ọ̀rọ̀ ẹ̀kẹ́ yẹ Jesus ló ń sọ fẹ́ ni ẹ pé ó jìnà síjọba Ọlọ́run ń sọ fún scribe pé ó dìnà because ó gbà pé ọlọ́ọ̀bá ẹyọ̀kan ni so ìtumọ̀ wípé kò tí change kò tí di ẹlẹ́bọ̀ àmì Allah kò fún gẹ́nìkọ̀ kan هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته